Let's rise to our feet, please. Ẹ jẹ́ ká dìde dúró ara. Time for these eleven strange prayers. Àkókò fún àdúrà mọ́kànlá tó ṣe àjèjì yìí. We have few minutes to pray them. Ìṣẹ́jú díẹ̀ la ní láti fi gbà wọ́n. But the length does not matter. Ṣùgbọ́n àkókò ò ní fi ṣe o. As far as you refuse to be left behind. Níwọ̀n ìgbà tó o bá ti jẹ́ ká já ọ sílẹ̀. Immediately you hear me, you strike. Ní kété tó o bá ti gbọ́ mi. When the iron is hot. Kára mọ́ àdúrà náà lẹ́sẹ̀kẹsẹ̀. Strike when the iron is hot. Kàrà àdúrà òun lẹ́sẹ̀kẹsẹ̀. Shout this loud and clear. Kíjọ lóòrùn rárá báyìí. Wherever I got lost. Ibikíbi tí mo ti sọnù. Holy God! Locate me now! In the name of Jesus. Yes. Bẹ́ẹ̀ni. Locate me now. Wà mí rí báyìí. Something is going on alright. Ohun kan ṣẹlẹ̀ báyìí o. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Say glory about us. Àwọn tó ń pa ògo lórí Of my father's house. Ilé bàbá mi. Dé! In the name of Jesus. Lórúkọ Jésù. Open your mouth and begin to decree. Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. The following three prayers. Àwọn àdúrà mẹ́ta wọ̀nyí. God has just dispatched specific angels for them. Ọlọ́run ṣe rán àwọn áńgẹ́lì kan ní pàtó nítorí àwọn àdúrà yẹn. After this three prayers, they are leaving. Lẹ́yìn àdúrà náà, wọ́n á máa lọ. So it's important for you. Nítorí náà ó ṣe kókó fún ọ. To strike when the iron is hot. Kò múra gidi. Powers! Agbára. Disqualify me from greatness ní di ẹni tí ò yẹ fún dídi ńlá. Is that the loudest who can shout? Ṣé ìgbóhùn sókè jù báyẹn lọ ni? Dare in the name of Jesus. Orúkọ Jésù. Masepila katende keya wosha. Òsìkọ́lì ẹ̀kọ́ yà ṣètàlẹ̀. I refuse to be disqualified. Ó kọ̀ kí wọ́n sọ mí dẹni tí ò yẹ. Yes. yes. Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Problems. Ìṣòro. Mocking my faith and prayers. Tó ń gan ìgbàgbọ́ àti àdúrà mi. Can you say this with anger? Ìgbé rẹ̀ pẹ̀lú ìbínú. Catch fire! In the name of Jesus. Lórúkọ Jésù. Ah ah. Lórúkọ Jésù la gbàdúrà. Say serpents of the world. Ejò ayé. Shout his love. Ǹjẹ́ lóhùn rárá. Release my virtue. Ìrẹsì kí mi sílẹ̀. In the name of Jesus. Lórúkọ Jésù. Yes. In Jesus' name we pray. lórúkọ jésù la gbàdúrà. Those angels are living now. Àwọn angẹ́lì náà ti ń lọ báyìí. I want to congratulate all those who pray those prayers. Gbogbo àwọn tó gba àwọn àdúrà yẹn kú oríire o. Thank you Jesus. O ṣeun Jésù. Say every yoke. Gbogbo àjàgà. Chasing my destiny pass away. Tó lé olùrànlọ́wọ́ àyànmọ́ mi dànù. Pray in the name of Jesus. Every yoke chasing my destiny help us away. Break. For in Jesus' name we pray. Mysterious powers. Holding my destiny. Tó In the name of Jesus. Somebody is breaking through. In Jesus' then we pray. Angels of success and power. Ẹ̀yin áńgẹ́lì àṣeyọrí àti agbára. Locate me by fire. In the name of Jesus. Thank you, Jesus. O ṣeun Jésù. In Jesus' Then we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Again fresh angels are moving in for this last three. Àwọn áńgẹ́lì ọ̀tún sọ̀kalẹ̀ fún àwọn àdúrà mẹ́ta tó kẹ́yìn yìí. I see somebody here. Mo rí ẹnìkan níyì. Before the next power must change hands. Kó tó di agbára gbọ́dọ̀ pàrọwọ́ oṣù pọ̀. Your story will have changed to glory. Ìkọ̀rẹ́ yóò ti yí padà di ògo. I'll see someone there too. Orí ẹnìkan níbí pẹ̀lú. This strange prayers you are praying now. Àwọn àdúrà àjèjì tó ń gbà yí báyìí. Will make all your enemies to go to the obituary. Yóò mú kí àwọn ọ̀tá rẹ gbogbo kan dòkú. Yes. Bẹ́ẹ̀ni dangers are coming àwọn angẹ́lì náà ń wọlé báyìí. please I beg you. jọ̀wọ́ mo bẹ̀ ọ́ ni o. if you pray this prayers and you lose your voice. o bá gbàdúrà yìí tó gbà á tó wù rẹ̀ há. and the angels are by your side to, to help you. àwọn angẹ́lì ọ̀hún sì dé ẹ̀gbẹ́ rẹ láti ràn ọ́ lọ́wọ́. you have made a good bargain. owó tó pé ló ṣe. but be violent in your spirit. bọ́ lo ipá nínú ẹ̀mí rẹ. any problem. ìṣòro kíṣòro. of many years. sọ pípẹ́. in my life. Yeah! In the name of Jesus. Any problem of many years in my life. Lift your voice with love. Yes. Yes, yes. Yes, yes, yes, yes. Jesus. Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. I'm going to call the name of Jesus seven times. Wọ́n pe orúkọ Jésù Kristì nígbà méje. On the seventh time. Nígbà tó bá di ìgbà keje. The arrows of long term problems. Ọfà ìṣòro ọlọ́dún pípẹ́. Whatever name they are described. Ó kọ yòówù tán lè má fi pé wọn. Will go back to the sender. Yóò padà lọ bá àwọn tó lọ wọn. Jesus. Jésù. Jesus. Jésù. Jesus. Jésù. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. They're going away. One love. What they say is not possible for you. Ohun tí wọ́n ní kò ṣeé ṣe fún ọ. Has been made possible by the power of God now. Báwo Ọlọ́run ti sọ di ṣíṣe báyìí? Túmọ̀ túmọ̀ túmọ̀ the angels are still there. Bullets of the wicked. Ó tọ́ àwọn ìkà. Can I hear the sisters shouting this? Ẹyẹ Brothers shout it loud. Everybody now. Backfire. Jesus. Ní orúkọ Jésù. Jesus. Pakatenda ya boshente rabasa. Ribosoponde ke ya boshente rabaka ya boshente rabaka. Jesus name we pray. Lórúkọ Jésù. The Bible says. Ìbéèrè wípé. For this cause was the son of God made manifest. Fún ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn. That he might destroy the works. Kó lè pa iṣẹ́ ìṣòro. Of the devil. Shout this loud and clear now. Kígbe lóhùn rárá báyìí. Every work of the enemy. Gbogbo iṣẹ́ ọ̀tá. In my life. Nínú ayé mi. Dead. Jésù. Open your mouth, up your In Jesus' name we pray. Jésus la Say this after me. Say, I swallow. Mo gbé mi. The fire. Iná. Of the God of Elijah. Ti Ọlọ́run Elijah. I swallow. Mo gbé mi. The fire. Iná. Of the God of Elijah. Ọlọ́run Elijah. I swallow. Mo gbé. The fire. Iná. Of the God of Elijah. Ọlọ́run Elijah mi. Open your mouth now. Láìnú rẹ báyìí. Open your mouth. Don't say anything. Láìnú rẹ má wí nǹkan kan mọ́. Amen. Àmín. Open your mouth. Don't say anything. The fire of the God of oh, Elijah is going in through the mouth. through the nose. through the mouth. through the nose. Amen. amen. Now hold your two hands close to your mouth. And begin to blow upon them. Blow from it from your mouth. You have swallowed the fire of the God of Elijah. Blow that fire upon your two hands. To blow away the cobweb of darkness. To blow away stagnancy and limitation. Láti gbá your, your hand is on fire. You can see. Um, blow it, blow it. Fair, fair. Blow it. Fair. Blow upon your hands. Fair, no, no, Father, we Baba, thank you. Glory be to your holy name. Every prayer we have prayed here now. Let them become testimonies. In the name of Jesus. All those who are celebrating their birthday this month. Bless them to a dumbfounding degree. Ẹ̀bùn wọn If Jesus tarries in his coming, by this time next year, let them be bigger bundles of testimonies. In the name of Jesus, don't forget. Next palm Mochinjans come with your oil. The program is delivering deliverance of the earth. And it's going to cover very many aspects. The Lord blesses you from Zion. And make his face to shine upon you. And be gracious unto you. You go from strength to strength. And from glory to glory. The sun will not smite you by day. Nor the moon by night. Thank you heavenly Father. Every prayer request brought here by your people. Let the prayer request become testimonies. In the name of Jesus. And we pray for our nation, Nigeria. Take absolute control in the name of Jesus. And put every enemy of this nation to shame in the name of Jesus.